لبيك لا شريك لك لبيك الحمد والنعمة لك والملك لا شريك لك راجع إلى مجي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ọ̀rọ̀ tábà ọmọ wa sọ a sọ lórí làbẹ́ ìkàmù àmọ́ gbogbo ló nǹkan Allahu Akbar ni òun la máa pariwo ẹ̀ tàbáwí làbẹ́ríkà lọ fẹ́ ní mọ́ta ní Allahu Akbar ní àràfá ní òmúra ní Mínà ní hajji ní òmúra ntọ́lọ̀ orí tó fi tẹnumọ́ tó fi ní àtẹnumọ́ gbogbo الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله العالم حيوي الله أكبر الله أكبر الله أكبر لا الله sára pé àsàlátù aláàrínàbì àsàlámù aláàrínàbì ah. ẹni tí ọ̀bá bá wá wí kọ̀fẹ́ràn nábì ní láti kọ́kọ́ mẹ́ sọ́tún ká mẹ́ sósì náà àsàlátù aláàrínàbì àsàlámù aláàrínàbì àsàlámù aláàrínàbì

a بالله اللهم لا دي بابا واسرق المشي لها ha اللهم لا دي بابا وغوتا رتكا كوتا ìyá wa lọ lọ ọlọ́mọ́sà ṣe kú ní sinmi fún wọn bá ti rú náà ní kọ́lọ̀ jẹ́ ọjá sí àtàwọn káà tún lè dákọ́tọ́ lọ láìpẹ́ ìbísmìlá ikúlù náà ẹ̀yin ọmọ tí ẹ̀fẹ́ jáde ọ̀rọ̀ tí a bá yí sọ yóò transfer sọ́dọ̀ gbogbo mùsùlùmí tó wà mílì ní àti bá ti ẹ̀fẹ́ kùn tẹ́lẹ̀ ìníjógùn mọ́ torí àwọn àfáwà àgbà wọ́n wọlé tọ̀ wá ń bí àwọn bàbá sí wàbẹ̀ salam ya salam nínú àwọn àkọ́kọ́ jáde ní mọ́ríkàsì ní wọ́n wà tí wọ́n adámù tọ́ tí wọ́n sì fi mọ́ríkàsì náà lẹ́dọ̀lá gbogbo bàrígà ní mọ́súnmọ́lú àwọn làfá àgbà níbẹ̀ Tàbí ti pàdé wá ń ta àwọn ọmọ sí ọwọ́ mọ́ríkàsì fún wa tó ẹ̀ká sí fún wọn nítorí kí àtìkò àfẹ́kógùn púpọ̀ tí ń bá ti sọ gbóló nǹkan ní kankan mọ́lé kan sì fàdó àti ká máa háwé ẹ̀rí torí àsìkò tọ̀sán láti dé ẹ̀yin ọmọ wa tí ẹ̀ jẹ́ ọmọ fáwà táwa ń papọ̀ ń jẹ́ ọmọ fáwà fáwà ní market mo fẹ́ kẹ́ mọ̀ pé ayé ò rí èyí tẹ́ kí ní kí ó ní kíláàsì ní píọ́rì ni ọwápò pàtíkà ìtàdàrú gan sọ mùsùlùmí gan bí ẹni pé ẹ̀sìn wà yìí ẹ̀sìn terrorist ni bí ẹni pé alkùránì ní kọ́ wa ní ìjẹ̀gbà bí ẹni pé alkùránì ní kọ́ bí ọba jẹ́rùgbà Nábì sallallahu alaihi wasallam ó sì jọba ní ọdún mẹ́tàlá tọwọ́ rẹ̀ tẹ èkú dà tó sì ṣe dá tí gbogbo ayé òríru ẹ̀mọ́ ni àbásọ lẹ́nu torí àwọn ọ̀tá ànábì ọ̀tá Islam níṣẹ́ ni wọ́n sọ wípé ànábì gbé ìdà lọ́wọ́ tó sì gbé al ní ọwọ́ òsì

àwọn tí ń bẹ lójú táyé ń bẹ àwọn tí ń bẹ́lẹ̀ lárúbáwá ojú ayé ni wọ́n wà ìdààmú náà bá wọn náà lọ́hùn àwọn ọ̀gá wa nu wọ́n jù wá lọ níbi ìdààmú tí wá bá wọn ẹjá wa náà kíyèsí kí dààmú pẹ̀lú èpí wọ́n ti àwọn àbáwá ní ọmọ ń pòwé wọn ní ẹ̀sìn iwájú من لم يئسه الدار لم ينفع ما راح به الواعظ يوما أو غدا من لم يئسه الدار لم ينفع ما راح به الواعظ يوما أو غدا ẹni tí ọba tẹ́ ìtìbáàrù sí ìgbésẹ̀ tásíwájú pé ẹ̀rẹ́rìn bẹ̀rún kómẹ̀ àyíyàfọ́tò kómẹ̀ yóò ni ya ní ọgbọ́n tí ń wí wọ́n náà yẹ̀ tẹ́gbẹ̀ kàfọ́ fídíò ẹni tí ọ bá wòye tó sí aṣíwájú hun tí ń bẹ́ gìjàgìjà ní tó mú aṣíwájú ṣubú ọ̀rá ìdìde ni aṣíwájú ọ̀rá ìdìde mọ́ni náà ni ó mú òun parẹ́ èyí tó sì bà wá jẹ́ kí máa fà wọn aṣíwájú ṣe yẹ̀yẹ́ ká máa àtákì wọn àmọ́ kí wọn lọ

wọ́n ṣe jìde kó ní sátáláìtì ń sin ni tí wọ́n ti tẹ́ kọjú ìbọn sí àwọn ní mùsùlùmí pẹ̀lú mùsùlùmí bàbá wá dé ìrákì bẹ́ẹ̀ ni kí ló fà àtàhásòbò wọ́tafọ́rọ̀kò wọ́tẹ́sẹ̀yọ́ ìpínlẹ̀ ni ni àwọn ni àwọn ni sálàfí àwọn ni súfí àwa ni mọ́sẹ̀ àbí kan àwa ni hánà sí àwa lámbà yìí àwa ni kẹ́nìkẹ́nìkẹ́ mẹ́tẹ̀ẹ̀ta mẹ́ta ló pín sí àwọn kan jà ta ní ọjọba wọn ò torí ọlọ́run yàá dùn náà wọ́n ń pè àwọn kan jà ń torí pé àbí dájú ti ẹ wọ́n ti fọ́ra wọn nípò lọ́dọ̀ ọlọ́run pa àwọn àwọn ni wọ́n àwọn kan gbà pé àwọn kan ẹsẹ ni ọlọ́run tàjọ bẹnu ìsìlámi tàjọ sí láìlá ìrọ̀lá ẹlẹ́ẹ̀kẹta òun lọ́rọ̀ àlàákìdà tàbákùntà àwọn ọmọ sí àbí onífíkíù ábọ̀sọ́dà wà lákìdà pé orí iṣẹ́ ni ọlọ́run owó ọmọ ọlọ́run èmi mọ́ ọlọ́run jù ọlọ báyìí ní báyìí ni tí ó sì sẹ́ni tó lè dájọ́ ọnú ọkàn àfọbátọ́ lọ́kàn

وأنا تيجاني وأنا سلفي وأنا سني أو أنا كده عم تقول àwọn mùnáfíkì àmà ìtí ṣe èwo là náàbì ní ẹsẹ̀ olú ní ẹmọ́ sí ẹ̀yin lẹ dàrú bá náàbì ti ṣe ní sí àdámù sí ohun bá bá ti wá rí nǹkankan lọ́dọ̀ ẹnìkan pọ́dá láti rí tí ọ̀dá lára rẹ̀ ta ni ó náwọ́ pé òun dá látòkè kanlẹ̀ ẹ tọ́bọ̀dì rẹ̀ tẹ́ bá bá mímbẹ̀ ẹ sì bó oòrùn mímbẹ̀ ẹ jòkó jẹ́ ara aita alladhi yukazzibu bid-din فذلك الذي يدعو للمصلين الذين هم مع صلاتهم والذين هم يراءون ويمنعون لما هو كنكن tó bá wọn lóàbí tó bá dénú ẹ̀ yóò dò dìdí أرأيت الذي يكذب بالدين فقول قال الله

Ilé ìsinú àwọn kòró jẹun, àfikẹ́rú jẹun lásán tí ń jẹ àdínì tí ò se sínú àdínì, tójú àwọn obìnrin la fi ń sọ yìí o. Fàdá alíkà lẹ́bí yàtọ̀ òlè yàtí ẹmọ̀jútọ́ ọmọ òrukàn ẹ̀rí. Àkùránì ló polo ọmọ òrukàn fún wáyé. Ẹlẹ́kùn ìjọ owó nínú ìjọ ìsìlámù nísìnyí ní wọ́n ọmọ òrukàn kí bá ń kiri ní ó dé tí máa wọ́n ọmọ òrukàn kí. Àbí bá bá jà sí sáwí. Ṣọ́bá jà sí mọ́sánásí, àrílábà jà síta, táàmà jà yí pé ṣòkòtò rẹ̀ balẹ̀, ṣòkòtò rẹ̀ balẹ̀, ìrùngbà rẹ̀ pọ̀, ìrùngbà rẹ̀ ọ̀pọ̀. Gbogbo tí ọkàn mọ́ tí ẹ pé ó fúyẹ́. Ọmọ Mùsùlùmí ń bẹ tí ń ṣiṣẹ́ lábẹ́ Kírísẹ̀n tí ń dà mọ́m̀bẹ̀ tí wọ́n ní ọ̀gbọ̀dọ̀ kírùn ọmọ mùsùlùmí bẹ́ ń bí tí ó há sínú pàlàpálá sí ọ̀rẹ́ ni yọ́ àgbàtọ́dọ́dọ̀ àwọn aláwo ni wọ́n tó yọ́. èyí ò dùn á iṣẹ́ tí máa ṣe àdámà gbé lọ́wọ́ àfá àwọn àgbà ní gbogbo gárùdù Áfíríkà ní inú pàábà ti ẹ̀mà àfá mi ibi tó ti sẹ́dẹ̀ yìí àgbọ̀dọ̀ dátẹ̀ ìpadà sẹ́yìn àgbọ̀dọ̀ àtàkì wọn ẹ gbọ́dọ̀ kí wọn kú sẹ́ni pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú wà pẹ̀lú ṣe tẹ́yìn náà bá fẹ́ láti bọ̀tán rí lẹ́yìn káwọ́ ọmọ òrukàn ó kà àwọn Islam Ndí àmàkéúdé ìpọ̀, gbogbo bí dáwà bá dé dáǹsọ̀nù pé ẹjá pèrà wájọ́. Kásẹ̀tò bí àwùzẹ́ ní jẹ ọmọ Mùsùlùmí, àbúrẹ ni àti ń dàmú wọn ní Haraka Hamasa wà ń bẹ̀, Fatihi wà ń bẹ̀, wà ń bẹ̀, gbogbo ọmọ Mùsùlùmí ni. Nígbà àwọn ọ̀pọ̀ra wáyé, ọjọ́ Israẹ́lì Israẹ́lì wọlé sí wọn látọ́ nígbà tí ẹ pé ni wọ́n pa bóò ní tí wọ́n lọ́ọ̀ṣẹ́ ní rí bẹ̀rẹ̀ pẹ̀lú èbúta bẹ̀rẹ̀ sí búra táwọn àtàkì àwọn àfáwà yìí àwọn tó ṣiṣẹ́ tí wọ́n gbówó oṣù àwọn bàbá tó ṣiṣẹ́ tí wọ́n rẹ́ ni kí wọ́n kú sẹ́ńjọ́ náà síkìrì ni a máa dáwọ́ àdúrà wa ilẹ̀kún ń الله أكبر أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله gbogbo ẹni tó láàrẹ ọ̀dá yóò tọ́ àna àwọn kan ṣe ní ẹ má pé ìtàn sílẹ̀ àwọn àfáyé o ẹ sì má pé ìtàn gbogbo tó wù kẹ́ ẹ̀mà ẹ ti kún tí wọ́n ṣe ní ẹ̀rìkìbìtẹ̀ bá dé kọ́mọ̀ jẹ́ pé ẹ̀ ń polú ara yìí ẹ sì fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ yín kí àwọn tó ti lọ kún parẹ́ àbáwọn olùdíyìn ìgbàgbọ́. Ọ̀pẹ́ni tí ọba ka ọmọ òrùka fún, tí ọ̀ka tẹ́lẹ́kà fún, tí ọ̀ka bíkú, tí ọ̀ka arákún, tí ọ̀ka àwọn èèyàn rẹ̀ fún, kò rádìí ní ṣe yíkà tí ó bìtì nìní. Orí pé ẹ̀sìn náà ní ẹ̀sìn Ìsìláàmù ní e, e, e, èjìká méjì, èjìká àkọ́kọ́ ní ká mọ mímọ̀, èjìká kejì ní ká lòó

kò ní dá fún ogun àdára ọmọ kí ó lò wéèlù ẹmọ̀ tí ma wéèlù kò ní dá fún iní jẹ́bẹ̀ ẹgbà tí alkùránì ṣépè jésù náà ṣẹ́rú ẹ̀ mọ́sẹ̀ náà ṣẹ́rú ẹ̀ kalẹ̀ àìmọ́yà àfáà ní ṣe ìpè níjà lérí ẹ̀ tó ṣe bóhun pẹ́ bá dá òkè ó tẹ́ ké yọ́ ma sí pè fún yín o pẹ́ bá ti ń pèrò kó tó pè tánà ti dé mọ́sálásí oyó bá wọn àbájẹ́ bẹ̀ yí kéwù sí jẹ ìkírùn mọ́ Àbáyà nínú kẹ̀ndẹ̀kẹ̀ndẹ̀ ń bó lẹ́dẹ̀ ń sọ ní pé sí ìwúdé. Tẹbá kò ní ìtọ́jú tí ń gbájé mi tẹ̀sùbá, kárí mi irúgbọ̀n, kárí mi láwàrí, ومنعون المال يا إخوتي هل تفهموا سنن الإله لدينكم يا إخوتي هل تفهموا سنن الإله لدينكم أن ترسلوا ما بينكم تتساءلوا أحوالكم يا إخوتي الكرام من الإله والإله الجبائن سوءة تريد القبائل رحمكم الإله توحدت أقوامكم يا إرادي يا إرادي الهدى فتهاونت أكوانكم فتشابهوا بنبيكم أخلاقه سواكم صلوا على خير الورى وعلى جميع سيوركم

tó jẹ́ pé lọ́sẹ̀lẹ̀ lókè tí gbogbo ìrẹ́lọ́bá fi rí bó ti rí tí wọ́n gẹ́ẹ̀tì ara wọn dì sí táwà tàà tún jẹ́ dúdú náà sáwà lóòtún jogun fìtínà ni sáájú okun ká máa para wa ká máa kọjú síra wa kápẹ́ nìkan kọ̀dìríyà ẹnìkan tìjàníyà ẹnìkan ni òsíkíní ẹnìkan ni ìsàlàfí ẹnìkan ni sùfí ẹnìkan nítorí nǹkan rán kọ̀ndíṣàn wá lè da jíjẹ bó mọ́ wa kó lè rọrùn àtẹ̀sìn ọlọ́run mẹ́nìkan wá kù díẹ̀ káàtó ká pe kọ́nfẹ́ǹsì ká pe ra wa ká túnra wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn kírísẹ̀rì ti sí láàrin ara wọn. látàrùn bá ṣúra fọwọ́ ara tọ́ kan kan di sọ wọn lọ́kọ́ ẹ̀tàkọ́ta àti ara àmọ̀kọ̀ sí pọ̀ mọ́ ọ̀tọ́ bẹ̀rẹ̀ tí ò ní lókun. Ìrìnà ẹ̀tọ́ mọ́lá ìrìnàfọ́ ọ̀rọ̀ Ìjínú ààrẹ ni káfíìrẹ ni sínú pé kò ní tán nǹkan burúkú já ìrìn. Torí ilẹ̀ kọ bá ìlara àbàtọ̀ pẹ̀lú rẹ̀ ipa rẹ̀ yóò dá nǹkan orúkọ̀ ayé kápá wà tàà gbé dáwà lọ́wọ́ látùsírú

lẹ́wọ́n ti pé àwúsùfẹ́ láìrìnà sí ìtàlẹ̀ rẹ̀ jí gbogbo ayé tó pé ọ̀rọ̀ Ọlọ́run àti tàbí wọ́n fẹ́ gbọ́ lẹ́nu yìí kìí péjà wọn ẹwàjá Nítorí kí ìjọ wá àtọ́lá, tọ́lá, Ọlọ́run san ogun alẹ́sàn àwọn náà ní parẹ́ ọmọ ò ní parẹ́ lẹ́yìn. Orúdà ọ̀nà bí àdíyà lè mọ́. Ọlọ́run sì máa yọ́nú sí gbogbo àdíwọ́n tí ìran wọn máa pé àwọn lọ́gbẹ́já náà ṣe nǹkan. Ìdáhùn sí àdámọ̀ sí lárí. Èdí tí ó ka mọ́ ìsí lárí. Èwo làwọn náà ṣe àbẹ́jọ́ àti èébù ìyàfẹ́ ṣe. Àmá àti àwọn èèyàn sí mọ̀lé. Àmá àti tí wọ́n àbá lè ṣe tó wọn. Ìmọ̀ ni ò tó wọn ìmá ò tó wọn ẹ̀sìn ò tó wọn sùúrù wa ò tó wọn wàhálà tí wọ́n rí bá bá rí ìdájí mẹ́ àásá lọ ما بين غراب والجدال ẹ má wo tòwó ẹ má wo tayé ẹ má wo tìgbà yìí Fọ́bá wà láti àkọwà lókun. Máa wo tó dá bá wo ti gbà yí ọ̀rọ̀ orí o, bá bẹ́lọ̀ kò ní gbà o. Àwọn àwọn tẹ̀lúwájú Ọlọ́run. وتشابه بنبي قوم النبي وعزاوة أيها النبي على قبوص وعلى example fún wa tó dáa good example. Sọ́nà aláàbẹ̀rẹ̀ níwàrá. Látàtà láti wọ́n sí ọlọ́run dáadáa. Mọ́lá jẹ́ ní ìtòyọ́ ìkọ́. Tó, àbá àbátàtàbọ̀ ìbejì rẹ̀ nù sí ìdènà ọ̀hàwà ẹ̀rì jama nígbàtí a bá sọ wípé bàbá wa ṣe wà Adam bàbá ṣe Kamal bàbá lágbàjì bàbá buhaya buhaya kí wọ́n gbé tò kalẹ̀ wípé mọ́ọ̀lìdí tí wọ́n ti kí àwọn èèyàn jọ tí wọ́n sì mójútó tí ò sí fàsáàdì ń bẹ̀ tàbá ní lè látàlá kádìrì àtàbá ní gbogbo káṣe ní sùn sàbá káṣe gbogbo àwọn ṣẹ́ tí wọ́n fi pí àwọn èèyàn jọ tílẹ̀ dúdú táwọn èèyàn fi gba pípé àkọ́kọ́ kí wọn ní bọ́ bá yẹ pé káwọn kó kí lànàbì ṣe kí lànàbì ò ṣe níta ànàbì ò ṣe táà ṣe láyé lónìí gbogbo gbogbo àfáà ti ń bẹ láyé táwọn bá ṣe ẹnijọ́ wà ìjẹ́ nànú abáyá ní òtò mo dé wá sí ànàbì ń jò ní ọlọ́lọ́ bàbá tí ó sí àtàlámù rán ní ká lọ mọ́kàájú ní wọ́n kó wa lọ wọ́n wá dé Mẹ̀dínà wọ́n owó bá rò gírí ní ń dá ní ń dá tẹ́kítẹ́ àbá wo yọ́ gbà pé kó ń kírun lọ́wọ́ àwọn zẹ̀rí àkẹ́sẹ̀ ń bẹ tí wọ́n ní àgbọ́dọ̀ ṣe ń tọ́dá àkíṣẹ́ tábà fi kírun kò gbọ́dọ̀ láwòrán a máa ń

tí ò ní mú yín gbá ọlọ́run ní kẹsí tẹ́yẹ̀ sí ní dá sí àwọn ọjọ́ ti kọjá rú tẹ́yìn ló tún fi kún tí wọ́n ṣe bí kìí ti mọ́nà ọlọ́njẹ́ aláàlùbáríkà ọgbẹ̀yìn bàbá wa ẹbá abẹ́ lọ́run ọlọ́mọdé ìsìlámù ọkùn lérí wa ọgbọ̀ ẹbá abẹ́ lọ́run ọlọ́mọdé ìsìlámù ọkùn lérí wa pẹ̀lú mọ́jẹ̀mú pé ẹ máa fọmọ́ lé kéwú ẹ máa fọmọ́ sí lé kéwú ẹ̀yìn ẹ̀wọ̀ bí tí wèé dé ó ti wé máa lẹ́sẹ̀ ẹ̀wọ̀ bí Nàìjíríà ti dà bàbá ya salam wọ́n sọ̀rọ̀ nísìn wọ́n sì fàdó alikátẹ̀tẹ̀ hasazin kéèjì níjò ní ìdájí Saudi wọ́n ṣe 60 years tí wọ́n ti múná lọ ní ìṣẹ́jú kan ikú years wọ́n wá sọdún rẹ̀ pé ó di 60 ọgọ́ta ọdún tí wọ́n ti sèsì múná lọ báyìí years ọdún mélòó làwọn òṣèlú ọdún tábà sọdún ilẹ̀ Nàìjíríà lè ṣe ìyẹ́ ọgbọ̀n ọdún tí àjírí mẹ́tàkásí wọ́n ní Ghana náà ẹni tó wọ́n sọ wọ́n ní Ghana náà sọdún mẹ́wàá jò ní 10 years Nàìjíríà náà lọ ní pé ó di years tí wọ́n ti dè lọ ní Ghana tó lọ lọ ìlúmí ní àwọn wọn náà ó rí kò rí iná wà ní Amẹ́ríkà ti wá sí 100 years tí wọ́n ti tẹ̀sí múná lọ l'Amẹ́ríkà 100 years wọ́n ti dé kọjá àṣeyọ oríwò là Nàìjíríà bá ìtorí ọlọ́ ọdí àtẹ́kò láàárọ̀ yìí alẹ́kò Nàìjíríà wọ́n wà wà kó Nàìjíríà wọ́n wà wà lọ wọ́n wà lọ ẹ̀yin tẹ́ kí ní olóṣèlú ọlọ́run ní gbàrún yí o kí yí obì ọlọ́run ní yọ́nú sí yí o tọ́lẹ̀ nàìjíríà ti sàwọ́ ìlú lè mọ̀sọ̀lẹ̀ ẹ̀yin tẹ́ sì jẹ́ lẹ́wọ̀n bẹ̀ẹ́ jẹ́ olóṣàbẹ̀wò sọ onígbè yí o wọ́n ilé ìlú mọ̀sọ̀lẹ̀ الذين هم الذين Ẹni tó ní ṣe ẹ̀sánwó ṣe fún wọn, ẹ̀sánwó àwọn òṣìṣẹ́ ẹ̀sánwó àwọn tíṣà. Àdúgbọ́n wọn sànú wa. Allahumma amina fi bila fi ọ̀sán. Ọlọ́run lápò wọ́n láàrin òṣìṣẹ́ وولنا في أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا وفاءنا مقتك وغضبك يا رب سبحان ربك رب العزة أما يصفون وسلام على المسلم الحمد لله بابا ويا سلام ẹbọn kan máa ṣe kí ẹ̀bùn aládùwà ká máa háwé ẹ̀rì àwọn àgbàgbà mọ́ríkásìnú jàrí pé أستغفر الله أستغفر الله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 آله وصحبه آل الله وآله وصحبه آل الله bí àsìkò ti rí kásọ gbólóhùn kan sí kejì kalẹ̀ ti ti túra wálẹ̀ ọpẹ́ ládábọ̀ ọlọ́run ẹ̀yìn láti fún ọlọ́run ògo láti fún ọlọ́run àlèkì tó bó ti tó àlèyí tó ó ti yẹ àlè gbogbo tó ń tó ṣe fún wa àkànṣe bí agbára wa ti mọ àti básìkò ti mọ kọwa ayọ́nú sí bẹ́ẹ̀ ọba tó ṣẹ́wà lórí ìmáànì kọ́dà bí ètò tó ṣẹ́wà lórí Islam kọ́dà bí ètí ìjọbó ti ní a ṣe ọwá fi ìmọ̀tawá lọ rẹ ọba alkùránì yẹwa ó sì alkùránì lásọ wa oúnjẹ wa múmọ wa nínà wa ìṣọ́ wa ààbò wa ẹ̀ṣọ́ wa nílé ayé wa David dàlkìyàmà ọlọ́run ṣe adúpẹ́ ohun abáyẹ̀ òbí ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì bá àwọn àfáàtẹ̀ kó wọn ọlọ́run tí ò jẹ́ òkú wọn kí ó jẹ́ wípé ẹ̀wọ́n wọ́n ń gbọ́ pé wọ́n tí wọ́n mọ́lé à ń lò wọ́n lòkulò wọ́n fẹ́ yá àwọn ọmọ gbápa rọrìn kọ́dà wọ́n fi wọ́n jógun ní kí ló ẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ tá ń gbọ́ kiri àwa dúpẹ́ abẹ́yìn náà dúpẹ́ pé wọ́n àwọn ní èlò lẹ́sàn àwọn wá ní 3,000 ní ọdún àbá àbáká ó lérí pé ha owó táìmù kan lọ́dọ̀ tó ń mú bẹ́ẹ̀ sì ní kí ara mọ́bà ní tọ́wọ́ ara rí sòrò rí àwọn aṣọ́ adam lọ́lọ́m Hassan kò jẹ́ àgbà pé pé àwọn kan wà tí ò ní ọwọ́ wọn ò ní tẹ́nu òun ló jẹ́ àṣì bẹ́ẹ̀ àwọn àfáà tọ́lọ́wọ́n á kan yàwó méjì ẹlẹ́bí alára gbogbo wọn ṣùgbọ́n wọn ni a máa yínlá àwa náà ní yínlá ọlọ́wọ̀n wá ní àwa náà lá ń dáa sí ní ẹ̀ kí lá ní dúpẹ́ sí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah, àwọn náà sì fẹ́ kọ́lọ̀un sí ilẹ̀kùn fún wa ní tí a bá pè yí ẹ̀tìsì dáhùn kí ẹ sí ń tẹ́bà sí tọ́rọlọ́wọ̀n yìí sí fún wa ọlọ́wọ́n jẹ́ àwọn ọmọ yọ́ lálùbáríkà àmín ọ̀nà lẹ̀. Ọ̀rọ̀ albarka náà lẹ́wàárà ọlọ́njí wọ́n albarka. Kí wọ́n tó jáde ní kí wọ́n ti máa fi nǹkan ńláńlá lọ wọ́n. Wọ́n wá sí wọ́n ní Ulgasi ọmọ kí wọ́n sí wọ́n ní Ulgasi àfá èyí tó Muhammad. Gbogbo ẹni tẹ́ wá bá wọn dá sí tẹ́ pé ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ ìyá ẹbí bàbá ẹbí ìyá ọlọ́mọjẹ́ iná sàbámọ̀ lórí ọmọ yìí. Ọlọ́lá ìmọ́ àpàlẹ́ kéwì náà rẹ̀ báyìí kún wa lápá ràn wá lọ́wọ́ tì wá lẹ́yìn dúró tì wá gbà wá láyé jù báyìí lọ bó ti ṣe fún bàbá Sheikh Adam tó ṣe fún bàbá Kamal tó ṣe fún bàbá Nasiru Kabara tó ṣe fún gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n sì kúrò lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n dẹ́ ní èṣù wọ́n sá síbẹ̀ fáwà náà ẹ̀dàkùn gbọ́lọ́run táwí ẹwì dáadáa ẹjọ́ wá lójú pẹ̀lú ẹni ara ń dùn ẹni ọkàn ń dùn ẹni ọ̀tá lé ẹni fìjínà bá ẹni tí òrójú tó ààrẹ kọ́dà ní ẹ̀tẹ́ bá gbà pọ́lọ́run lè ṣe yóò ṣe tiwa yóò ṣe ti náà alànàbí láfi dìde fọ́lọ́run láàṣà gidi àfi pọ́lọ́run lè àfi dúpẹ́ ni kọ́lọ́n jẹ́ àwọn ìyọ́lá albarka àwọn tí tó ń bọ̀ lọ́la náà ọlọ́njẹ́ wọn albarka àtàárọ̀ àti ìrọ̀lẹ́ kọ́mọ̀sí láti mọ̀ fún wa lábàṣùgbé tọrọ fún bàbá ṣáádà àwọn àfáwà musa jirgis àfáwà mudirul markaz àwọn awúlàfáàwò wọn tí ń bẹ láyé wọn àti gbogbo ẹbí wọn ta bá ṣàdúrà fún wọn a ń sàgbèsè tàà jẹ́ ni ọlọ́wọ́lá tí wọ́n náà mẹ́jẹ̀ tí wà náà bàjẹ́ ọ̀lànà gbogbo ẹ̀yà afá lè kí ọlọ́mbà dó ti yíò gbogbo ẹ̀yà mẹ́jọ́sílà ọlọ́run dó ti yíò ọlọ́run níjà sí yíò tó láíláí àbùkù sí níkẹ̀ gbogbo àwọn tí wọ́n fẹ́ràn wa tí wọ́n fún wa ń lẹ́lẹ́ kí wọ́n fún wa mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tá a bá fẹ́ kọ́dà ń tàbí ìrì wọ́n ṣe ọlọ́mbà àdàpadà fáwọn náà jù bẹ́ẹ̀ lọ aláàdá Muhammad Nàìjíríà mọ́jọ bàjẹ́ Islam mọ́jọ lọlẹ̀ jẹ́ kí lò Nàìjíríà yọ dá bí gbogbo ìlú àgbáyé dáadáa náà ti dá àwọn olórí wa bá wa tún wọn sí wọ́n sábà fi wọn lọ́kàn balẹ̀ ọ̀làrá gbọ́dọ̀ ṣépè fún wọn púpọ̀ torí wá tún pé pé náà bá rí ọkàn kó wá lágbẹ́ tí wọ́n ń ṣe ní kí ẹmọ bù ìpé ojoojúmọ́ fún wọn ni torí ìlú ìlú ẹ̀yìn púpọ̀ wọ́n sì ń kó bá wa púpọ̀ sàánú wa lára wọn lára nẹ́bí lọ́dọ̀ bẹ́ẹ̀ bá jáde lọ́bọ̀ míì yọ́mọ̀ pé ẹ̀kùnlé ayé pátápátá Nàìjíríà wà bẹ́ẹ̀ ni táyì sí Nàìjíríà ń bẹ lára wa ọlọ́mọ́sásánú wa ń bẹ ọlọ́ndà Muhammad bismillahir rahmanir rahim ẹ sọ pé Allahu الله لله له هو هو مولاي فاغفر لي أتأمه من جوعي وآمنه من خوف أمهم فيكون الله الله لله له هو هو مولاي فاغفر لي أتعوى من جوعي وآمنه من خوف فيكون فيكون الله الله لله له هو هو مولاي اغفر لي أتعمه من جوعي وآمنه من خوفي كن فيكون بسم الله كل الله فما إليها وما سعداته وأنت لتهم يا وفي àwọn òkú wa ní ìsìlá bí sọ́lá ìkúrò ọ̀lá àti àwọn tí yínà ogun alátọrọ fún kúrò ọ̀lá بسم الله الرحمن الرحيم قل هو الله احد so àwọn afá mi ń ṣe wà ìsá ọlọ́run sí wá lọ́rẹ́ ìpìlẹ̀ tẹ́nìkan ọba parí ìjàrí ọlọ́mọ́tàbà sàlékún dáadáa fún yín lọ́wọ́ láàáfíà mi ṣe wà ìdíwà ní markaz bàbá wa ṣe wà zakari wà eh, mustapha láti igbó ọ̀rà àfi lórí àfáà Yusuf dọ̀pẹ̀mú àfáà mọ̀yámínú àfáà dìrókò àwọn ní chairman gbogbo àmọ̀ kàdàmọ́ àfáà Ibrahim láti sàgámù àfáà Isaka àfáà Muhammad Jami àfáà Suleiman àfáà Abdulaziz àfáà Awal wọ́n kárí ẹni tí ta dákọ gbogbo iná láti dákọ ẹ̀yìn náà lẹ́ ń sètò ọlọ́njẹ sípẹ́ tí a jọ sípẹ́ kárí ra pẹ́ àtàwọn tàà lọ́tún lọ́sí ọlọ́ndà Muhammad lọ́dọ̀ ọlọ́run ولكم آية يصف بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم كون الرحيم يكون بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم يكون الرحيم يكون بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم يكون الرحيم يكون وجدا وكا يعني بسم الله كان الله كان أرى من يكون أرى من يكون láàrin yìí gbogbo yóò bí dáadáa ìtàdé sọ́rọ̀ ìgbàrẹ́kà fọmọ rí àwọn tí lára bàbá ọlọ́gbà ti ṣe. Àmì. Gbogbo táwọn kọ́ wa ọlọ́gbà kò ṣe. Gbogbo táwọn fẹ́ kó ṣe fún wa dákun máa ṣe ṣe ọ́. Gbogbo táwọn fẹ́ kó ṣe fún wa dákun máa ṣe ṣe ọ́. Ẹwà káwọn ọmọ ìlú jẹ́ ìyàn, káwọn ìlú jẹ́ ìyàn, ẹ̀sẹ̀ ló fi yàn wá. Ìwọ́n ìbáríkà ya bàbá wọn ní àṣẹ ní ìdòkú oṣù tó yìí ó rí bẹ́ẹ̀. Má ṣáwọ̀ ara rẹ̀, wọ́n sájà fájú ààrẹ ti jà. Wọ́n bá ti tó bẹ́ẹ̀ àjọ àrẹ ọjà, ibi ọ̀rọ̀ rẹ̀ lájà rú. Èyí tó wù yóò mọ̀ tó ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run ṣe bá wa kó lóun sílé ìjẹ́ ìgbésí ayé ìjẹ́ ní orí. Ẹ̀fí ó lọ́lá ìbáríkà ní ẹ̀

Ẹni tí ìrọ̀ máa ń kọ́kọ́ àmà yínà tọrọ ọlọ́run ti lọ máa rí. Ẹ má jáwó yẹn sí kẹ́kẹ́lẹ̀ yà ọ́. Ẹ sówó lẹ́yà ọ́. Ẹ̀nà kó ti dẹ́yìn. Ẹ̀yẹ̀ ó tí ó tẹ̀lé àbí ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀dọ̀ ìfẹ́ ọlọ́gẹ́rẹ́ àbàbó mọ́ sí ìyàtọ̀ Ọlọ́run kí ó ṣe yíò pa àwọn ọmọ lọ́nà ìgbẹ̀rẹ̀ ọgbọ̀n ìgbẹ̀rẹ̀ ọgbọ̀n ìgbẹ̀rẹ̀ الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الضلال والضلال الضلال والضلال الضلال والضلال يوم انت sọ fún wa láàárọ̀ básìkò ti mọ̀ náà ẹnu tí a sọ fẹ́ ìní pé kẹ́ẹ̀ tó túbọ̀ mọ́ lọ́run lọ́lọ́run èyí tó pàtàkì ní pé ẹ máa lọ́run ẹ máa lọ́run ẹ máa lọ́run níta nábi tọ́lọ́n kọ́kọ́ bá nábi sọ gbára ọ̀rọ̀ mímọ̀ ni Ndí ọwá parí ọ̀rọ̀ mímọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn lọ parí ẹ̀sìn. Ẹsẹ̀ ti láwà Súratul Alaq. Ẹ̀yìn náà ti ké, àmẹ́yà bá ṣe ẹgbú ẹsẹ̀ ti láwà Súratul Alaq, a'udhu billahi minash shaitanir rajim. خلق الإنسان من علق ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ìyàkọni. Ọ̀rọ̀ òdìta. Iná rẹ̀ ìsànà láyá ti gá, ní àbá ìyàkọni. Ọ̀rọ̀ iná rẹ̀ ìsànà Ní a bá dé ipò tán tó di mínísà, tó di gọ́ọ̀nà, tó di kí a máa kí ìyá kọ́ ní kò ní mẹ̀gbẹ́sẹ̀gbọ́n kò ní máa búrò kò ní máa bàbá rẹ̀. Ìmínà lè sọ lárúbá bí wọn, ìmínà nàmọ́ nákàlí, kọ́dà mọ́ mọ̀ ògùn jù wọ́n lọ kéwú lásán wọ́n kọ́ àwọn ọmọ sírí àti rẹ̀ ní orúrẹ̀ yìí ìwé kéwú lásán ìrí wọ́n kọ́ àwọn ọmọ bá ti ní àwọn kéwú yí kéfẹ́ sáyé sẹ́yìn náà tún ṣe bẹ́ẹ̀ jẹ́ rí wọn àwọn kan ló kù lẹ́yìn wọ́n bẹ̀rún torí gbogbo ọmọ kéwú sí ọmọ ta ni wọ́n yà ìlà kọ̀lì ọlọ́mọ́sá fẹ̀yìn náà sínú díẹ̀ tí ò ní yàyàkúyà. èmi náà ń tọrọ o ànábì ló ìkìrá bẹ̀rẹ̀ kéwú máa kọ máa kà àwọn aṣọ pé ọ̀rọ̀ bókalẹ̀ àkìrá mú bọ́ bá wá kà àtàtọ̀ ọkọ̀ tán mọ̀ pọ́lọ̀ ọlọ́run lápọ̀lé jù ọ̀rọ̀ gbogbo àlẹ̀ tó wà lè ṣe tó yíyà tó jẹ́ wà lè jẹ́ bí ẹ bá dé ẹsì bọ̀kọ̀ ẹsì pẹ̀lẹ́ Àlẹ́bí alámẹ̀bẹ̀lẹ̀ tọ́lámẹ́ alámẹ́lẹ̀ ìtànà mẹ́rẹ̀ àmọ̀yá alám. Ẹgbọ́ iná ìsá lẹ́lẹ̀ yá ti gà. Àwọn ọ̀fẹ́ gílẹ̀ iná ìlà ọ̀bí kàrò jẹ́ Mọ̀ tó darúgbó jọ̀bọ̀tọ̀ jọ̀bọ̀tọ̀ tó nílé wọlá fẹ́ ìbú mọ́. Àrà àìbá

أرأيت إن كذب وتولى Ẹbá wá pẹ̀lú ọlọ́run ní rọ́tẹ̀ tún sàkọ́tẹ̀ tún sí tọ́gì. Alẹ́mù yá lẹ́m̀bẹ́ àná wà ẹ̀rà. Ọ̀pọ̀lọ̀ di bàbá lọ́wọ́ tẹ́tún di bàbá lóòsà tẹ́ wá pa alam ya'lam bi anna Allaha yara ọlọ́run rí nílò kálàá ìlàmú ẹ̀ntẹ́hì ẹlọ jáwọ́ ẹ̀yà afáàtẹ̀ máa sí tẹ́ bá jáwọ́ láti sí lọ lẹ́nà sí fà áhùn bẹ́ẹ̀ náà fi yàtín àwọn tẹ́ fi salágbára láàdẹ̀ sí pé ẹ̀yà àjẹ́ yìí náà ni ẹmú ẹ̀yìn ẹ̀mìrì yìí náà ni ẹmú àwọn tó ń sí náà نازية كاذبة نازية كاذبة خاطئة اللهم بيتي مكرو ọlọ́mọ bí tí mú aláyàkìkì ọlọ́mọ tí mọ́ ibi tí mọ́ alágidi yóò jí ó ṣe iná láàlá yóò múlẹ̀ lè zọ́lẹ̀ látà ìrà àkàsà olàmì ìfẹ̀ẹ́sẹ̀ ní ẹ̀bá tó tí bá ń gbádùn ẹ̀kọ́ ló tẹ jáwọ́ ọlọ́lọ́wọ́ ọdá lábòsí lẹ́kẹ títí tí ó gbádùn ẹ̀ wọ́n wá kí tí ẹnìkan nílé gbàálẹ̀

kálà èyàn ọmọ wádẹ́ ń jáde látò tí ìwẹ̀ mọ́tẹ̀lé àwọn tí ó pè ń pé kùránì ọ̀rọ̀ nǹkankan tẹ̀sùbọ́ ọ̀rọ̀ nǹkankan látò tí ìwẹ̀ mọ́tẹ̀lé wọn fàtí júdí ẹmà tẹ̀ríba fọ́lọ̀n tẹ̀bá nídi owó wákítà rí bí tẹ́ẹ̀bá kírùn ọ̀rọ̀ ẹ̀yàn ẹ̀sìn náfílà tóru ẹ̀sìn tààjùdí ẹ̀sìn dòhá gbogbo dáa ẹ̀yàn ọlọ́run fi sin bá ní dáadáa ni ogun táwà fà bá dálẹ̀ ní bídíà bídíà tún mustahsana ń bẹ bídíà tún dọ̀lálà ń bẹ bídíà tún hasana ń bẹ gbogbo táwọn ẹni ọlọ́run ní pé ká fi gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn ẹ wo kí ni wọ́n ń ṣe nísìnyí kí ni ti ń pe kérésìmesì kọ́nà sí ọdún kèfèrí ni wọ́n ń ṣe lọ́wọ́ yìí ok àwọn àbáwà rí lọ́dá káwọn ọmọ jẹ ọmọ mùsùlùmí ọlọ ẹ máa ṣàdúà ẹ máa ṣe náà fílà àwọn kan tó bú wọn fún mọ́ ṣe sí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ mẹ́sẹ̀ wọ́n rọrùn bí dáwà yìí o ẹ má sì takà wọn síwájú kọmọ èèyàn bà takọ̀ yìí náà wá sí jó wàkítàrí tí a sùjúdù láti fún yìí pé a ti ṣe sùjádà fọ́lọ́hun tí fi nípò lọ́dọ̀ ọlọ́hun agbésí English agbésí Yorùbá agbésí Lárúbáwá èyí tá sọ fún yínú sójú àwọn òfin ìlà fi ń sọ àwọn ọ̀ká àwọn ọmọ yín lọ́mọ ta o tí wọ́n bá sọmọ ta lẹ́yìn ilé inú kọjẹ́ ẹ̀jẹ̀ yín àbí jẹ́ pé wọ́n hé míì tí wọ́n dámọ̀ kọ́ wọn lọ́mọ ta àwa náà kọ́ wọn ọlọ́run ló fi wọ́n lọ́mọ ọ̀ta ọlọ́run Muhammad ó ti jẹ́nu ẹ máa pè wọ́n lọ́kọ̀ọ̀kan àbáwà sí wà ẹ́sá àwọn ni wọ́n tún wí nǹkankan níwọ̀n bá ṣókí torí àwọn náà lájọ́ sí tọ̀ lẹ́yìn wọn báyìí a máa hásà dà lọ ni bàbá ní márkàsì ní jíọ́sì rábà ní jọ́sà dúà fún wa bó ti rínú bàbá adúpẹ́lọ́dọ̀ ọlọ́run adúpẹ́lọ́dọ̀ ọlọ́run adúpẹ́lọ́dọ̀ ọlọ́run Ọlọ́run tó ní a máa gbọ́ bá Ya kú ajáyé Fọ̀dílá Sheikh Daud Abdulmajidi ẹlẹ́ anábìkì ọ̀nà àrùn-àyà ọba yìí ni anábìkì ọ̀nà ẹ̀kọ́ ìkéhù ni ya kú ọ. Tọ́ àbá ọ̀nà ó ìfẹ́ ìrẹ̀ ọ̀ká ayọ̀ Oríṣọ́ ilẹ̀ ọ̀hárá yọ ní ní Mùsùlùmí ọ̀nà ọ̀rọ̀ pẹ̀lú ọ̀yẹ́ẹ́nẹ́ ní Mùsùlùmí ọ̀nà ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ẹ́nẹ́. Bọ́lọ̀kùnrin ní bẹ̀ẹ̀bà ìjọkùnrin, ọlọ́kùnrin mọ̀ Ọjọ́ ẹgbẹ́ ọ̀tọ́ bí fún Ọlá rí bórí rí, ọlá ìjẹ́bí rẹ̀ ọgùn, yóò wúlò fún yí, àwọn tó kúrò lálùbáríkà, ọlá ìjẹ́bí lọ́dọ̀ ọlọ́run, ọlá ìlàílọ́wà. Bárakallahu, bárakallahu, bárakallahu, بارك الله بارك الله بارك الله بارك الله بارك الله ولي بارك الله